na alhamdulillah wasalatu wasalamu ala rasulillah ilé tí a sọ ìgbé fún aláàrẹ ni lẹ́yìn gbàtà ti ṣe àlàyé duwawu istikhara duwawu tí a ma ń ṣe tí a bá fẹ́ ṣe istikhara tí a bá fẹ́ ṣe kìníkà ọ̀rọ̀ká tó lè èyàn wá fẹ́ gbé síwájú Ọlọ́run kíyàn kọ́kọ́ gbé síwájú ọlọ́run ọba náà kíyàn nítorí ọlọ́run ọba lọ́ba tó nímọ̀ kọ̀kọ̀ so tíyàn bá ti mọ́ dùá yìí wọ́n náà ti rí pé ò ní bùkátà sí kó mọ́ yalé business kódà ò ní bùkátà sí kó kó àwọn èèyàn wá sí ibi ṣọ́ọ̀bù rẹ káàbọ̀ sọ yà sí kalẹ̀ ò ní bùkátà sí wallahi tó bá ti màdúwà tán nabi sallallahu alaihi wasallam tó ti kọ́ wa máa ṣe tàbí ti ṣe ìlérí pé inṣáàlá àdúwà yìí a máa Eh, a máa print ẹ̀ fáwọn inshallah ní translation àti transliteration so that èyàn ò lè máa ká èyàn ò lè ha ilé tó wákù ni dùá òṣìfà àdúwà tí yà máa ń ṣe fún àṣìfà bóyá ó rẹ̀yàn èyàn rí pé ah, bó ṣe rẹ̀ méyì dùá ò mọ́lé sáré ṣe fọ́nra mi normally ni pé nínú Islamic etiquette ni wípé tó bá rẹ̀yàn kíyàn wá bí èyàn ó ṣe first stage first thing kíyàn kọ́kọ́ ma ń ṣe ni wípé kọ́ ní pé kíyàn kọ́kọ́ wá bí o sì ma sá lọ rárá musulmi ma ní sùúrù ni bẹ́ẹ̀ni first thing ni pé a orí fọ́ mi a kìní ń ṣe mi nǹkan bá ń ṣe mi ok ibìkan bá yàn rú ní tẹ́ kíyàn sí náà ni wípé èyàn lè fọ́ọ́kan bí tó rìn ẹ̀kẹ́ dẹ̀ kàwọn àkáàrẹ̀ tánàbí ní ká ma kà síbẹ̀ pẹ̀lú ìnígbàgbọ́ tó rìnlẹ̀ wípé yóò ṣiṣẹ́ tí ó rìnlẹ̀ bí ó sì ṣe bẹ̀ so anẹ́bì tún wákọ́ aláwọn dùá mi yàtọ̀ sí pé àwọn súrọ̀ kan tí wọ́n kọ́ wà ní Kùránì náà tó wọ́kọ́ gbajúmọ̀ pàwọn sàhábà ga máa ń lò irú suratul fatiha suratul fatiha irú suratul fatiha yìí ni àwọn sàhábà kan nígbà tí wọ́n lọ sí ìlú kan wọ́n sí ìrìnàjò lọ sí ìlú kan àwọn adélu ẹ wọ́n sọ fáwọn tó wà ń bẹ́ẹ̀ pítọ̀ ẹ̀dàkùn onírìnàjò níwá ẹ fún wa ní nǹkan jẹ fún wa ní nǹkan mu àwọn yóò bá kọ̀ wọ́n láwọn ò fún wa ní nǹkan àwọn fún wọn wọ́n lọ sẹ́gbẹ̀ẹ́ kò pẹ́ bí nǹkan ṣe ta ẹ̀ tó jẹ́ bóyá bí olórí ìlú ẹ̀ sanya bí kákèké sanya lóde gọ̀ ló wà ń so wọ́n wá ṣe ṣe ṣe ṣe ṣe kí ní àwọn lọ bá àwọn sàhábà láàrín tó ṣe kí wọ́n ti kọ́kọ́ dánù tẹ́lẹ̀ ẹ dákun kí lẹ́lẹ́ bá wá sí sí ẹni yìí wọ́n ní tọ́ tàbàbọ̀ sí báyìí a sì kọ́kọ́ ní kẹ́ fún wa ní nǹkan so ẹwà fún wa nǹkan so àwọn lọ sọ́dọ̀ ẹni yẹ fatiha nìkan ni wákà súrọ́tul fatiha péré ni wákà ẹni ẹdẹ́ dìde bí pé kò sí nǹkan tó ṣe rí súrọ́tul fatiha nìkan náà àmọ́ suratul fatiha tí a bá kàbí iman alkọ̀wí pẹ̀lú imani tó nípa tó strong a tí a bá ká wallahi inṣáàlá kí a mari ti kí n kẹsẹ̀lẹ̀ bọ́n tó máa ń ṣe wá ní wípé bá ti máa ń ṣe dọ́à àì kí ń ṣe dọ́à ní ṣe wípé a believe pé kí ní yẹ gó wọn kìí se dúwà ní ṣe wípé ọlọ́run ọba ní mo a ní ṣe kíní fún mi ọlọ́run bí ọ ṣe kíní fún mi pẹ̀lú yakin àti kí ẹmà rí ti pé yóò ṣẹlẹ̀ ẹ wo Ànábì Zakariya wàláhì wọ́n ti dàgbà wọ́n ti dàgbà ìyàwó wọ́n ti dàgbà wọn ò sì rọ́mọ́ bí tó ń ti bẹ́ Ànábì Zakariya ò give up wípé àwọn àwọn ìyàwó wọ́n ti dàgbà dàgbà ó bí ọlọ́run ọba ẹ́ ọgbọ́lọ́ọba kó fún ọlọ́mọ wà láọlọ́ọba dẹ̀ tún fún ọlọ́mọ ọmọ tọ́lọ́ọba fún ni anẹ́bì Yahya nabi Yahya alayhi salam ọlọ́run tó fún ọlọ́mọ rí so ni Shaykhul Islam Ibn al-Qayyim rahimahullah wọ́n mẹ́ṣẹ̀ níbi ad-da' wa àwọn májẹ̀mú wo ni àdúrà ma fi ń gbà nínú ẹ̀ ni al-ilhahu fi du'a ìmá persist ṣerí a bá ń pè Ọlọ́run Ọba èyàn kí ń pè Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan ó ti rárá Ọlọ́run Ọba gbọ́ àmọ́ Ọlọ́run Ọba fẹ́ kíyàn jókòó tì ṣerí àwa èyàn àwa láyé fẹ́ kíyàn jókòó tì wà tó bá wálé ní báyìí ẹ dákun sí mo rí ah ó tún wálé ní òkè ó tún wá lọ́la ẹ̀dàkùn tí mo tún rí 5k ó tún wá ó tún wá ojoojúmọ́ nípadà tó ajá sí ọ ní kí ni problem ẹ̀ ojoojúmọ́ kí ló ṣẹlẹ̀ 5k ojoojúmọ́ iṣẹ́ òbí àmọ́ òṣìṣẹ́ sí bí ẹni àwọn èèyàn ló máa ń súwa àbíkí ẹwà lé ní àárín nǹkan fún ó tún wá kódà ojú ó padà mọ́ ti wá àbíkò padà súwa àmọ́ tọ́lọ̀ bá ń fẹ́ gẹ́gẹ́ ní pé ká jòkó tí ó wípé ẹ máa pè mí òdò ọ̀rọ̀ ní astajibe lakum al-ilhahu fi du'a so ló fi kò ló jẹ́ kò tọ́kíyàn sọ pé ẹ̀yẹ́ mọ́ ń ṣe du'a ni ó mọ̀ sí lọ ó mọ̀ sí lọ ó mọ̀ sí lọ ó mọ̀ sí lọ ó mọ̀ sí lọ ó mọ̀ sí lọ joyi àti sí sí sí náà Ah, kó lójú kan náà ta ló lò kó lójú kan ta ló sọ fún kó lójú kan wọ́n lò ń rò bẹ́ẹ̀ náà ṣe wọ́n mọ̀ bóyá àwọn nǹkan tí wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀bá yẹn nínú kọ́lọ̀ bá ń gbádùn ààrẹ gẹni òjò sí fún nínú kọ́lọ̀ bá ń gbọ́ àdúrà rẹ̀ ọlọ́ọ̀bá ń ti ń dá olóhùn ní òjò ó ní òun mọ́ ń sàdúwà ọlọ́run sí ń dáun ló kò sọ́lọ́n ó sì conclude pé kò sọ́lọ́n nítorí pé ń sàdúwà ọlọ́run sì dá lọ mùsùlùmí òní orí bẹ́ẹ̀ mùsùlùmí orí pé à sọ gbọ́ ọlọ́run sì dá mi lóhun yìí inú tèmi tó ń dùn ní àsìkọ́ lọ́mọ̀ pé kíní yóò dá fún mi nítorí èmi náà fi sínú dùá ẹ̀ pé ọlọ́ọ̀bá tí kíní yóò bá ti dá fún mi má ṣe fún mi tí kò dá fún owó tí ó bá tèmi jẹ́ tí ó sọ mi délé ríbú láyé àti ní yàmàlì kìí àmà ọlọ́run ilé òfẹ́ wọ́n ló tọrọ bẹ́ẹ̀ náà àbóhùn fi owó tí ó kọbọ̀ tí ó gbé ọwọ́ náà ni ihe <laughs> tó bá ti fi owó tí ó gbé ọwọ́ náà ṣe sùúrù ní ẹ lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala irú àwọn dùá wo hadithi wa sahih muslim yóò di bismillah bismillah bismillah a ó wà mọ́ sọ pé a'udhu billahi wa qudratihi min shabri ma ajidu wa uhadhiru a'udhu billahi a'udhu billahi wa qudratihi mo ń wá ìṣọ́ Ọlọ́run ọba pẹ̀lú àti agbára Ọlọ́run ọba min shabri ma ajidu wa uhadhiru kò níbi agbúrú tí mo ń rí àti tí mo ń fi ìnira tí ní mẹ́ mo ń wá ìṣọ́ ọlọ́wọ́ ọba mo wà kó ń bẹ́ a nínú àdúwà tí ẹ̀tù ma ń ṣe ní wípé allahumma rabbin nas allahumma ìwọ ọlọ́wọ́ ọba rabbin nas ìwọ lọ́lọ́wọ́ ọlọ́run bá wá wò mí sàn ìwọlọ́lọ́ba tí ma ń wò yẹn sàn la shifaa illa shifaa'uk kò sí ìwòsàn kan tó ju ìwòsàn ìwọ ọlọ́run ọba lọ shifaa'an la yughadiru saqaman ìwòsàn tí ò tún ní lọ tán kó tún wá fi àìsàn mí ilẹ̀ ilé wà nínú sahih bukhari àti sahih muslim tí àwọn tíra ti fi ń lálàáfíà jù lẹ́yìn qur'an ọ̀rọ̀ tó rìn lọ́dọ́dọ́ nabi sallallahu alaihi so gba wọn duwari na inṣáàlá ara bá ṣe gbíwa fún àwọn èèyàn ní ọ̀nà tí ó jẹ káwọn èèyàn lè rí ká dáadáa ká lè rí ha so èyí tí ó ma fi wá nǹkan tí ó sọnù káàkiri àwọn duwa ní nínú tó lálàáfíà nínú ẹni a'udhu bi kalimati llahi tamma min pẹ̀lú orúkọ ọlọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó pé kò níbi ṣeìtọ́ọ̀n àti kò níbi àwọn ojú aburú aláìlú o ń bẹ̀rún àwọn ìyẹ̀lú tó ṣe pé àwọn ní kí ní ìṣò àìlú yìí látàrí hasad wọ́n lè wòyàn pẹ̀lú ojú burúkú kìí ṣe kọ́lá àwọn gangan wọ́n lè máyìn tẹ́nà àti fún yàn bọ̀yìn kó sí yìí ṣe lábáyé lára ìkó sì bàjẹ́ lára yìí ló fi jẹ́ pé ọkùnrin kan tí ó bóyó wọ́sọ tuntun ni láyà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn awò ó sì ṣubú ní ẹ̀ alẹ́bàá ni wé kílọ́tẹ̀ òfin sọ pé barakallahu fi tó bá rẹ̀ nìkan tó ní fóòn tuntun ó lásọ tuntun ó wágó tuntun ní ẹkọ́ sọ pé ah bó ṣe fi mọ́ ìṣẹ́ra kí ni tuntun ah barakallahu fihi in ah kìí sí ah, ẹ̀yà ẹ̀jẹ́bò ah ah ilé tó wá fáyín kìníkàkìníkà ìrọ àìní ẹtíkẹ́tì islam ni fọ́ọ̀sì ní pé ah, bárakallahu fi ah, ọkọ̀lọ̀ kọkọ̀ bá fi báraka síná ó tó kọ́kọ́ lé àwọn ṣètọ́n so nínú àwọn duwá ti èyẹ ma ń sínú nínú ẹni wípé tó bá rẹ́ nìkan èmi wà lọ báyìí mọ́ rẹ́ tí abúrúkẹ́ sí àbí mo dé hospital mo rí pé ara ní àwọn ẹnìkan ìntánàbí nìkan sí ní rúbẹ̀ ẹni pé sallallahu alaihi wasallam èyí ni alhamdulillahi alladhi àfáàní mimma ibtalaka bihi ah èmi dúpẹ́ fún Ọlọ́run ọba tó fún mi lálàáfíà kó níbi tó وفضلني على كثير ممن خلق تفضيلا tọ́lọ́wọ́ bá wá ó gbé ó sọlá fún mi ó fà mi lórí ẹ̀ borí àwọn ẹlòmí nínú àwọn ẹrú rẹ̀ so anẹ́bì ní pé lam yusibhu dhalika al-bala tó bá sọ́rọ̀ dọ́ ààyè baláwòyò ní bá wọ́n وفضلني على كثير من ال... ممن خلق تفضيلا انتو يكيه سي إلي دعاتو يكيه سي إلي nínú ẹni pé jibril wá bá nabi njọ́ sallallahu alaihi wasallam ó ní ya muhammad ìwọ òjíṣẹ́ Ọlọ́run bá istakait so complain to annabi sallallahu alaihi wasallam èyàn bí ti wá ní a ah, èèyàn bí ti wá ní nǹkan ma ń ṣe ànẹ́bí náà tánẹ́bí náà feel pain pé ah ibi ma ń wo mi ah ibi ma ń dò mi kẹsíkẹ́ ọgbà ṣe ah, ànẹ́bí náà ní tí wá ń complain bẹ̀ ibi nǹkan dùn ara ìyẹn normal human kìnnì ah orí fẹ́ mọ́ fọ́ mi o ah, ah ibi ma ń wo mi ìyẹn ó normal tiẹ̀ kò ìwòsàn lọ́sọ́dọ̀ ẹlòmí àbíkẹ́ ma sọ́ nísọ àìmóre náà ni gbogbo ẹsẹ̀ ogun yẹn náà jàre akírunkírun náà dákún ìsọ aláìmóre ni wọn ìsọ ìṣe kèfèrí sọ́lọ́wọ́ bá ní tí wọ́n sọ àmì ẹ̀sọ́ ọlọ́mìkà ah, ẹsẹ̀ yìí tẹ̀wọ́n ogun nífẹ̀ẹ́ kí lálé lò so Jibril wá bá ní sọ̀rọ̀ lápẹ́ istakait ó kèṣe òun sọ̀rọ̀ ìnira kan fàkọ́lá jibril jibril bá ní kí bismillahi arkeik orúkọ ọlọ́wọ́ bá mo fi ń ṣe orúkẹ fún annabi bẹ min kulli da'in yu'dhik kúrò níbi gbogbo àìsàn tí bá ń ṣe jibril ni yau bismillahi arkeik min kulli da'in yu'dhik kúrò níbi gbogbo àìsàn tó ń àfẹ́ wà min sharri kulli nafsin wa'inin àti kúrò níbi gbogbo aburú abúrú gbogbo ẹ̀mí àtàwọn ojú burúkú bismillahi arkika wallahu yashfika orúkọ ọlọ́wọ́ ọba ni mo fi ń ṣe rúkíà fún wa nẹ́bí ọlọ́wọ́ ọba kó bá ń wọ́sàn fantaha ó dẹ̀ta nínú ẹ̀ ni wípé ikra il tó wá kí bóyá kí ní kan sí ká suratul fatiha wal mu'awwidhatayn kul a'udhu bi rabbil falaq wa kul a'udhu bi rabbin nas wátbìbì ṣìfà àmìn Allah wahda kó wá tọrọ ṣìfà lọ́dọ̀lọ́ba ọlọ́ba ibi onímìlára ìwọlọ́ba nìkan ló lágbára láti mú ìnira yìí kó ọlọ́ndakùnbà mú kó wajma bayna du'a'i wad dawa wá kó méjèèjì pọ̀ àdúà àti máa lo àdáwà àwọn oògùn tó yẹ kíyàn litashfi bi idhnillah àbí litashfi bi idhnillah kọ́nà lè bá wọ́sàn pẹ̀lú yọ̀dá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so àwọn ilé ni díẹ̀ nínú àwọn dùá tí èyàn lè máa ṣe ló fi jẹ́ pé ìgbà tí wọ́n ṣe seher san nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni sí wọ́n ma ní ta'khir idan wọ́n ma ṣe síyàn gẹ́gẹ́ bó ṣe pé wọ́n ma mú gbà wọ́n ma yí mọ́yàn ìbá ma

àwọn màláíkà méjì wá bá nabi sallallahu alaihi wasallam ibi tánàbí sun sí a ni àwọn méjì wá sọ fún agbé kí ló ṣe annabi sallallahu alaihi wasallam ẹnìkan ló ṣe idẹ́sì wọ́n pè ní ẹni labidi al-yahudi jíù ni bẹ́sí wọ́n ká àwọn màláíkà yí wọ́n ká al-mu'awwidhatayn kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq àti bẹ́ẹ̀ lọ kul a'udhu bi rabbin nas malikin nas àti bẹ́ẹ̀ lọ àwọn ká bẹ́sí ká bẹ́ẹ̀ ni not tí wọ́n táyẹ bẹ́ẹ̀ ló ń tú lẹ́ẹ̀kọ̀kan títí tí ṣe ẹ̀mù ìdó ní kẹ́kọ́ lé sí mi rárá bí ẹ̀kọ́ wù ẹ̀yẹ̀ náà ma sọ́ra bọ̀ yẹ́ níbi lífi pé a ní kò sí tó lè fi se mísẹ̀ tí ìbá ṣe pé ìmọ̀sí Ọlọ́run ni tọ́lọ̀ bá sì ti mọ̀ sí ó ní hikma kan ó ní wisdom kan bí áńjẹ tèmi ò mọ̀ tèmi bá ṣe mọ́ ogun lélẹ́yẹ àti ẹgbẹ̀rún ah kíní kan mo ṣe ah kẹ́nìkan ní pé mo ṣe ń kírò tó yìí ìdẹ́ kan tí ó bẹ́ẹ̀kọ́ wò bí ìgbà tó bá nípa bí mo ṣe kírù tó yìí tí bá tó síwájú tẹ́lá tẹ́lá kẹ́ tó gbá wá yóò sí tẹ́lá gbá o yóò gbá o wọ́n èyàn kí ń wá ọmọ ní pé fọ́lọ̀ só ọ̀pẹ́ ni èyàn náà ní mọ́ rìn nínú àbúrú ló fi jẹ́ kí ànábì sọ pé dajjal mo nígbàgbọ́ ó yá dajjal èmi ní mọ́ bọ̀ a ní ara ẹ sábó fitna ni

kìí ṣe abẹ́ni wọ́n rẹ̀ bá orí dá ara òun tí ẹ̀ ó tẹ̀lé ojú ọ̀nà nẹ́bì nípa ìmọ̀ sáfàbú but wọ́n rí ojú ọ̀dá ọlọ́pàá kọ́dá gbé abúrí yẹ ó bá kí ló kù wájú nídú ọkùnrin nídú mùsùlùmí dàjálùwà mẹ́niẹ̀ ipé só ìgbà pé mìlọ́lọ́run yóò ní ara òun ìgbà wọ̀lá anẹ́bì ní pé dàjálù sí mẹ́niẹ̀ yóò gé sí méjì báyìí dédé yóò gé sí méjì ibi tí dàjálì tọ́lọ̀ fún dàjálì lágbára dé nìyẹn o kẹ́lú ibà mọ̀ pé àwọn yóò tẹ̀lé dàjálì wọ́n ní sẹ́ kéré dàjálì rẹ̀ ni pé ya kó jọ ìpadà wallahi yóò sì jọ ìpadà ń ṣe ju àwọn èèyàn báyìí yóò sì jọ ìpadà yóò di ojúdi padà yóò sì dìde yóò ní só tí wá ni dàjálì kánẹ́bí ni ó wà ni pé ènìyàn ni ìmọ́ni yóò lágbára jù nínú àwọn tán wà láyé níjọ́ náà lọ èyàn tí ìmọ́ni yóò wá jù tí ó lágbára jù lọ́kùnrin so ó sáfà búrú dajjal but dajjal mú dajjal tí wọ́n ẹmọ ká gẹ́yẹ̀ sí méjì sẹ́ káyì tó jọ ìrẹ́ bóyá dajjal tí ó ní kójò mọ́ ọ̀rọ̀ sánmọ̀ yóò sì mọ́ ọ̀rọ̀ dajjal ó ní kí ẹmọ ọ̀gbẹ́ yóò sì mọ́ ọ̀gbù dajjal ó mú ẹ̀lọ síbi sàárè rẹ̀ bàbá rẹ̀ pé ni ó yá dìde kò ní sàárè àjẹ̀nú kò sì dìde ní àwòrán bàbá yẹn yóò sì jáde ẹlé yóò so dajali láwọn iṣẹ́ àwọn iṣẹ́ tó àwọn bí nǹkan bí à nǹkan ìmá ṣe a rí pàwọn yóò tẹ̀lé dajali báyìí ibi tẹ́sùn pàwọn yóò tẹ̀lé dajali tí wọ́n jẹ́ kiri gẹ́gẹ́ bá nẹ́bí sọ ní pé sàlàsáàrí pé ẹwà wọn tí wọ́n ò tí tó dajali ẹwù bá ṣe lérò tí ń ṣe kékeré ẹwù ètò ṣe ké òun gẹ́gẹ́ fún ààrẹ bóyá ká ní for example báyìí àárọ̀ lẹ́lòmí òun gẹ́ orí bíbà òní tí ó mì báyìí yóò sì mọ́ sọ fáwọn èèyàn pé ẹ mọ́ bọ̀ wá nígbà yí tán ṣòro yí sẹ́ẹ̀sì mẹ́ pé ìṣòro ní problem àwọn èèyàn láyé tàwà ìṣòro ìṣòro ìṣòro ẹ̀yìn tẹ́bálá àwọn tán lọ church tán lórí àpáta tán lọ sọ́dọ̀ àwọn bàbá bá yẹ̀wò kí ní gbé wọn lọ ṣe bí ṣòro ni ìṣòro ló sẹ́lù mí ìdẹ̀lẹ̀ bọ̀lé ni àwọn bàbá tí wò lè ṣe kankan bàbá tó pé ní léèrè ẹgẹ̀ẹ̀gẹ̀ ló náà ń gbé yóò sì mọ́ bá yí tán ṣòro yí how much more Dajjal kọ́kàn wá sí Nàìjíríà ni ẹ̀tọ́ èlò lẹ ní 30 million sẹ́tẹ̀lé mi àwọn yóò rọ̀ tẹ̀lé dajjali lẹ́kanáà ni fitna tó dajjali kìí ṣe fitna tó kéré fitna tó ṣe pé àwọn tán ní imani gan imani wọ́n jó ló jẹ́ pé téèyàn bá strong anẹ́bì ma ń ṣe ló ma ń fi ń wá sọ́lọ́ bá pé because fitna tó na àbí fitna tó ṣe pé ó lágbára àwọn àsìkò kan bọ̀ tánẹ́bí ń sọ sallallahu alaihi èyí ó dí láàárọ̀ ní múmìní ẹjọ kí wọn àṣùgbà báyìí náà ni kó tó dírọ̀lẹ́ èyí ó sì ti di kèfèrí kó tó dírọ̀lẹ́ jọun ó sì ti dẹlẹ́bọ ẹlòmí ni ìrọ̀lẹ́ ni ó jẹ́ kó tó dí láàárọ̀ yóò sì ti dẹlẹ́bọ ànẹ́bí ni àwọn yóò wà máa ta ìsìn wọn nítorí nǹkan kínkín nínú ayé ẹlòmí báyìí wà láì ó lè ó yá sọ pé ọ̀yá ṣépè fún ànábì ó sì gba 10,000 wọ́n lẹ́lù lóòsì wọ́lá ti bí kíníkà kí n sáà ti gba 10,000 kìí so ló jẹ́ kí ìrúwù sí báyìí tí wàhálà òtú tí pọ̀ tó ṣe wà yìí bí wàhálà ṣe pọ̀ tó yìí kò tún sí wàhálà báyìí irú àwọn àsìkò yìí ẹ jẹ́ ká mọ̀ fi bíúdì yìí mọ́ ara ti wá ní torí èyí ò tún mọ̀ àwọn àjálù tó tún lágbára tó padà tún bá wa láyé bí ò bá wa yóò bá àwọn ọmọ wa ní ẹ jẹ́ ká máa build àwọn náà lórí bí ẹ̀ṣẹ́ máa ń strong lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba ẹ ká build wọn gẹn so that tí àwọn wàhálà tó tún lágbára bá Yorùbá tó dé bá náà àwọn ọmọ tí wọ́n náà ń kọ́ so that generation wa á mẹ́ṣẹ̀ generation wa one strong one strong one strong wọn ní wà nínú àwọn tí wọ́n bá tí wọ́n padà wá dúwà nínú àwọn ọmọ náà ní yàmà kìyàmà àbí ọlọ́wọ́ bá dákùn sọ wá kú níbi náà aljanna lantọ́ lọ́wọ́ ìwọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala dákun gbogbo tí bá mọ́ gbé ẹ̀wà Janna Ọlọ́run dákun sí fún wa jẹ́ kó wọ̀wọ̀ fún aláti sí gbogbo tí bá mọ́ gbé ẹ̀wà nuna Ọlọ́run dákun bá lè jìnà sí wa bí ara jìnà sí hada wa wasallam ala wasallam wa ala alihi wa